بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فون الله سبحانه وتعالى tí ó ṣe níranù fún wa láti pé kí a péjọpọ̀ ní ọ̀rọ̀lẹ́ láti rántí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti ṣe mùdárọ́sà láàrin ara wa láti ṣe rárá láǹfàní pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn in tó ṣe pọ́hun ni ó ṣe wá ní àǹfàní ni ó sì máa bẹ́ẹ̀ lẹ́yìn gbà tí àbákúta alaikum salam wa rahmatullah so ìmọ̀ tó sì ń ṣàǹfààní jù òun náà ni ìmọ̀ nípa ìpìlẹ̀ ẹ̀sìn so nípa àkídà tawhid bóò láti ṣe ń jọ́sìn fọ́lọ́wọ́ba bóò láti ṣe àwọn nǹkan tó yẹ kí èèyàn gbàgbọ́ nù rẹ̀ téèyàn fi jẹ́ mùmíní kò sí ń so yin tó fi ṣe pàtàkì ní ẹ ká mójútó tíra tí a ń gbé wò láàrin ara wa òun náà ni tíra takhilul aynayn bí sharhi aqidati ar-raziyayn ti al'allama ubayr ibn abdullahi ibn sulaiman al-jabiri rahimahullahu ta'ala wa ghafara allahu lah so ibi ta dé ibi tí wọ́n ti gba ọ̀rọ̀ imamain aljalilain ibi tán ti gbáwá pé wọ́n sọ pé walmurji'atu mubtadi'atun dullal ẹ̀kwẹ́ walmurji'atu àwọn murji'a rẹ̀ o mubtadi'atun dullal aládádálẹ̀ ni wọ́n ẹni annu ni wọ́n sọ̀wọ́n murji'a rẹ̀ o aládádálẹ̀ ni wọ́n ẹni annu ni wọ́n a sì sàlàyé fún wa nípa nǹkan tí Sheikh Ubaydi sàlàyé nípa tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ so àti kí náà ń pè lẹ́gbẹ́ gangan so àti gbogbo àwọn àsìgbọ́ tó lè fẹ́ jẹ látara rẹ̀ so so wọ́n sọ pé wa akhraja al-Bukhari wa muslimun wọ́n ní al-Imam àti muslim wọ́n gbà wá o so fi ń sàlàyé ibi tá dé níbi ti ń sàlàyé al yìí ni pé ìpín méjì ni al yìí pín sí si jama'a tí wọ́n wà lórí òdodo so àti àwọn ẹlẹ́gbẹ́ so gbogbo àwọn tí ó bá ti sí lórí òdodo ẹlẹ́gbẹ́ náà ni wọ́n eléyà ti sàlàyé rẹ̀ fún wa so tí a kí ìstìláhìn kó bá fi yé wa dáadáa àti kó bá fi dàrú pé ta ní so wọ́n sọ pé ìpín méjì ní al'umma ìpín sí àwọn tó wà lórí òdodo àti mẹ́nà àtàwọn tó wọ́n jẹ́ oníkíni oníbídáà so wọ́n ní àwọn tó jẹ́ ń bídáà yìí wọn ò sí lórí òdodo so wọn ò sí lórí òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ ti ṣe síwájú àlàyé ti síwájú tó pọ̀ gan ok wọ́n ni fàbánà bí hadhal hadith ẹdí kákà láti bí wáyé wọ́n ni ó hàn pẹ̀lú hadith yìí hadith yìí iftiraqul umma so hadith pé al'umma ó pín kò sí tó fẹ́ sí sí al'umma ó pín so ẹlòmí ò tún wá ẹ tẹbá ti sọ fún wọn pé ẹjẹ́ àní gbogbo ẹjẹ́ máa ṣe papọ̀ ẹ má jẹ́ àpínyà wọ́n ni ànábì wọ́n ní sẹ́yẹ kí ni wọ́n mọ́ dùn pé ànábì sọ pá pín ní ta nínú rẹ̀ ń dùn pé ànábì sọ pá pín yẹmọ̀ ẹgbẹ́ ẹni tó ti bá wọn súnnà àbáwọn tán pẹ̀lú àwọn súnnà tó ti bá wọn ti kórọ́dù fún gan ó ti wá láwọn àwọn kílòkọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ wọn lọ́wọ́ gan yíò mọ̀ á fi dá àwọn ẹ fi gbogbo ilé ilẹ̀ mọ́ ẹnìkan mọ́ lóhun ṣe kí ní àwọn ẹlẹ́bọ ẹjá fèsì àwọn ẹlẹ́bọ wọ́n sọ pé ẹ̀yà fèsì àwọn ẹlẹ́bọ ọwọ́gùn òsì dántán pè lẹ́bọ mọ̀ àwọn tó ń sọ pé a fèsì àwọn gangan ni wọ́n mú ní aṣíwájú so wọ́n wà ní so sínú yí tún dùn ní a ní ká ṣe pọ̀ ẹwà ní ànábì ti lápìn ẹn ànábì ti lélẹ́ náà ṣẹlẹ̀ sí àwà fílẹ̀ bẹ́ẹ̀ ni náà àfílẹ̀ bẹ́ẹ̀ in ta nẹ́bí sọ pé a fi ṣe pọ̀ yẹn kìí bá ń sọ pé ká mọ́ pín ló dáa kìí bá ti gbà pé a kàn mọ́ pín kò sí ta sí a kàn fi lẹ̀bẹ̀ ara so nẹ́bí sallallahu alaihi wasallam náà ti kọ́ wa ní in ta fi wà papọ̀ Ọlọ́hun Ọba gan ti sọ wa'tasimu bi so wọ́n ni fabana bi hadha al-hadith sheikh bori sọ wọ́n ni wa tafsirihi àtàlàyé rẹ̀ annal umma ní pé al'umma a ummatul islam ní pé al'umma islam o qisman ìpín méjì ni wọ́n wala thalitha lahuma kò sì sí mẹ́ta fún ahaduhuma aláhọ́kọ́ jama'atul haqqi wal huda àwọn tán wà lórí òdodo àti mẹ́nà wa humul ladhina taba'u nabiy so wa humul ladhina taba'u nabiyya àwọn ni wọ́n tẹ̀lé annabi sallallahu alaihi wasallam wọ́n ní wa warithul fiqha fi dini anhu wọ́n sì jogún agbóyẹ́sìn wọ́n jogún látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wa an ashabihi àti látọ̀dọ̀ àwọn sàábẹ̀ rẹ̀ wa immati salafi salih ba'dahum wọ́n sì jogún rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni síwájú sọ àwọn ẹni síwájú rere tí wọ́n wá lẹ́yìn wọn wọ́n ẹ̀sìn látọ̀dọ̀ wọn فهؤلاء هم أهل السنة أولين يوني سنة والجماعة أولين أهل السنة والجماعة وهم أهل الحق أولين يردوا الذين هم خاصة أهل الحق أولين يسا تنوى لري يردوا wọ́n ni wà sáàni wọ́n ni ẹlẹ́ẹ̀kejì tí àwọn èèyàn pín sí so àwọn musulmi náà ń sọ ẹ̀rí pé fàbánà bí hadha al-hadithi wa tafsirihi annal umma ummatul is ummatul islam so àwọn tán wà lórí islam náà sọ so yí so ó túnmọ̀ pé kí ni so ó ti ẹ̀ ti pọ̀ gan nínú àlàyé Sheikh Ubaid ní pé bídáà kìí ṣe pé ìpìlẹ̀ ní pé bídáà yóò sọ́yàn di kèfèrí ara ọ̀ gẹ́bà àwọn kan ń sọ àwọn tán sí àwọn èèyàn lọ́nà àwọn tán dáadáa dálẹ̀ tó pọ̀ gan lẹ̀ sáwùjọ so ní wà thani ahlul bídáà wọ́n lẹ́lẹ̀kejì nínú àwọn ahlul islam ummatul islam so àwọn ní kíni àwọn bídá wọ́n ní fa ha'ulahi laysu ala haqqin wọ́n náà wọ́n lẹ́yìn wọ́n sí lórí òdodo fi ma rakibuhu min bida'ihim níbi àwọn nǹkan tí wọ́n wà lórí ẹ̀ nínú àwọn àdádálẹ̀ wọn wa ma wafaqu fihi ahla sunna kanu muhiqqin àwọn nǹkan tí wọ́n bá àwọn ahlu sunna mú lórí ẹ̀ that àwọn nǹkan tí wọ́n correct lórí ẹ̀ pé nǹkan tí wọ́n ń ṣe yí àwọn ahlu sunna ń ṣe kánú muhiqqin wọ́n ráìtì ń bẹ̀ wọ́n ráìtì lórí àwọn nǹkan yẹn bọ̀ só wá tó tí ó sọ wọ́n ló ń súnà ara ọ̀ torí pé Ọlọ́run ọba ní mizan so Ọlọ́run ọba ní so wa wada'a al-mizan Ọlọ́run ọba gbé mizan kalẹ̀ so mizan Ọlọ́run ọba lè yóò fi máa wọn nǹkan kìí tó bá jẹ́ làákà ọmọ èèyàn ni èyàn kan wò pé ah yóò sì wá sí pé ọlá pé ẹni yìí ọlá pé ẹni yìí ò kàn sọ pé Ọlọ́run ọba lẹ́yọ̀ kan adúrú dáadáa ti ń ṣe láyé adúrú dáadáa ó ṣe dáadáa ju mùsùlùmí tó pọ̀ gan lọ ahán wọn mo fi ń sọ̀rọ̀ báyọ̀ so ní pé ó ṣe dáadáa gan ju mùsùlùmí tó pọ̀ gan lọ wọn ò sì mọ́ fún àburúkú wọn ò mọ́ fún àìdá wọn ò mọ́ fún àkíní kódà ó tún kọ́ mọ́sálásí kó tó kú so àmọ́ ọlọ́run kan kádàrá pé orí ó kọ́ mọ́sálásí fáwọn mùsùlùmí èyàn dáadáa ni táwẹ̀ bá dé báyìí láti first day àwẹ̀ ni ó mọ̀ bọ́ àwọn èèyàn 1 million táwẹ̀ yẹ parí àmọ́jẹ́ pé àyẹ́ lẹ́nu táwọn èèyàn bá wà bẹ́ẹ̀ o àbí ayó mọ̀ báwọn èèyàn 100 gbogbo àwọn èèyàn ládùúgbò táwẹ̀ yẹ parí ó sì wá sí pé ọlá pé kò kàn sọ pé mùsùlùmí lòun lásán nìkan láwà lọ́mọ náà ni torí pé ọlọ́wọ́ bá ti gbé mìzánì kalẹ̀ ìwọ kọ́ fàdùlù ọlọ́wọ́ bá ni oye so ìyẹn náà wà lè wá sọ pé ah, ah, a sì wá pè wọn ló ń bí dáa ah, ibi tá ti bá wọn alùsùn nà mú pọ̀ ara ọlọ́wọ́ bá ní mìzánì sẹ́ ọlọ́wọ́ bá ní mìzánì ọlọ́wọ́ a sì wá ní wọ́n èsè medical doctor iye àgbótẹ́lòmí mọ̀ iye àgbótẹ́lòmí ti kì nígbésí ayé rẹ̀ tàwà ní mẹ́sẹ̀ medical doctor so àkílùkọ́ rẹ̀ gbogbo mizan ọ̀rọ̀ ọba ọlọ́wọ́ bá ti gbé kalẹ̀ ọlọ́wọ́ bá sí ni wala tukhsirul mizan ẹ má da mizan rú ẹ má dàrú a ní ha ha torí torí ẹ̀kan sí ọlọ́run òróró bẹ́ẹ̀ ni àwọn náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀sìn ọlọ́run gba bọ̀rọ̀ dáàbòbò àwọ̀ sọ fún yín pé ẹnìkan eh, yóò wọ́ná àbí àtọ́lọ́ ọlá nǹkan tó ti ṣe yìí àwọ̀ ṣe a ní kọ́ ìdà kan ní sẹ́ kọ́ ìdà kan ní kí a máa lò ìyìn sọ pé mo lọ́lá jù ọlọ́ àmọ́ mo mọ̀ pọ́lọ́wọ́ bò nífẹ̀ẹ́ bídà oye ìyìn sọ pé mo lọ́lá jù ọlọ́ àmọ́ mo mọ̀ pé kí ni ọlọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ bídáà so tọ́lọ́run ọbọ̀ bá nífẹ̀ẹ́ bídáà ṣe bóò ní ṣe wá nífẹ̀ẹ́ ìntọ́n sí so wọ́n ni lakin inda ahli sunnati wal jama'a hum mubtadi'atun dullal ṣùgbọ́n lọ́dọ̀ àwọn súnnà oníbídáà ni wọ́n ẹni annu ni wọ́n wọ́n ni fa inna ahla sunnati wal jama'a torípé àwọn súnnà àní al-a'immah àwọn ẹni síwájú mujmi'un ẹnu wọn kò ala anna man rakiba bid'atan min al-bid'a ẹn tó bá kó sí bídá ayọ̀kan péré ẹn tó bá kó sí bídá ayọ̀kan péré nínú àwọn bídá aliman ami amidan mu'anidan aliman lẹ́ni tó mọ̀ amidan tó mọ̀ mọ̀ mu'anidan tó tún ṣe kíni tó tún lágídí ẹwùn kẹwọ́ ẹn tó kó sí bídá ayọ̀ kan péré nínú àwọn bídá tó wà ó mọ̀ ó mọ̀ mọ̀ ó sì sẹ́kìní ó sì tún lagidi tó bá sí lagidi ó mọ̀ ó sì mọ̀ náà ni so irú ẹni báyìí yóò mọ̀ jẹ́ kíni kana mubtadi'an dallan yóò mọ̀ jẹ́ oníbídá ẹni ànù so yóò mọ̀ jẹ́ oníbídá ẹni ànù gẹ́gẹ́ bí ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ náà ni ẹni tó ń ṣẹ̀ tó ń stamọ́ pẹ̀lú ẹsẹ̀ pẹ̀lú fisk tó wà zahir ṣeṣe alhamdulillah ok barakallahu now so tó tamọ́ pẹ̀lú àkílùkọ́ rẹ̀ fisk tó wà zahir a mọ́ pẹ̀lú ìwà ẹsẹ̀ a mọ́ pẹ̀lú ìṣẹ́rán ọba tó hàn tí ó gbé pamọ́ tí ń ṣe ń gbangba àmìdá aliman tó mọ̀ pé kò dáa àmìdán tó mọ̀mọ̀ sí tó tún wọ́n lágídí lórí ẹ̀ fásik lòun náà jẹ́ mìzánù ọlọ́run ọba kíyàn má dàrú o lè láàánú ju ọlọ́run ọba lọ o lè láàánú ju annabi sallallahu alaihi wasallam lọ so kíyàn má torí pé ìfẹ́ àwọn èèyàn ṣe kẹsì ọlọ́run ọba wá dàrú ni kò túmọ̀ pé ahlu sunna ò ségin kò túmọ̀ pé ahlu sunna ò láàánú pẹ̀lú àwọn èèyàn Sheikhul Islam Ibn Taymiyyah sọ pé ahlu sunna àwọn láàánú jù so Sheikhul Islam sọ nínú ar-raddu ala subki wọ́n ní ahlu al-ilmi wọ́n ní àwọn onímímọ̀ o that is ahlu sunna torí pé yìí tó ń so wọ́n ní ahlul ilmi àwọn onímọ̀ o ya'rifuna al-haqqa wọ́n mọ̀ òdodo wa yarhamuna al-khalqa wọ́n tún wá láàánú sáwọn ẹ̀dá ẹlòmí kan rò pé òun láàánú sáwọn ẹ̀dá ni kìí ṣe òdodo ló fi ń láàánú sáwọn ẹ̀dá èyàn fẹ́ ní rahma sí yàn wá mú tí ẹ má sọ pé tí ó ṣe ìdá akàmọ́ amàbásí ma bá sí anábi fẹ́ ká láàánú sáwọn èyàn àà ah, ah. rahma ilé yóò sí lórí hakna ahlul ilmi ya'rifuna al-haqqa wa yarhamuna al-khalqa wọ́n sì tún wá ṣe kí ni wọ́n ma excuse ẹni tó bá yapa wọn níbi àwọn àyè tí a ti lè yapa yàn ma'a jazmihim bi annahu akhta'a wa lam yafham pẹ̀lú pé wọ́n mọ̀ pé sẹ́ alẹ́ni yìí sàṣìṣe ní sẹ́ kò gbọ́yé wọ́n ni wa ahlul ahwa'i wal bid'ah àwọn onífẹ́ẹ̀nú àtàwọn aládàdẹ́lẹ̀ wọ́n ni yukhati'un wọ́n mọ̀ sọ wọ́n sì máa kìí ṣe torí òdodo báwọn ṣe rí nìyẹn bọ̀ tó ọba yapa wọn gbogbo ẹ̀ṣẹ̀ tó ọba máa ṣe wọ́n mọ̀ sí kíni wọ́n mọ̀ fi ọlẹ́mì balẹ̀ lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ni wa yatakallamuna fihi bil batil wọ́n sì máa sọ̀rọ̀ ń bá ti wọ́n ni kama yaf'alu al-khawarij gẹ́bà àwọn khawarij sí mọ́n sí warrawafid àtàwọn rawafid wọ́n ni wa ghayruhum min ahli al-bid'ah so sheikhul islam sọ̀rẹ̀ àtàwọn ọ̀rọ̀ sheikhul islam tó pọ̀ tó pọ̀ ta ma fi ń sàlàyé pèsè rahma lórí haqq ni kèsè rahma lórí batil rahma lórí haqq ni sásọ̀kwá nabi sallallahu alaihi wasallam ò ní rahma sáwọn sahaba ni ta nabi bá bínú sí wọn so فقسى لينزجر ومن يك حازما فليقسو احيانا على من يرحم so فقسى لينزجر ومن يك حازما فليقسو احيانا على من يرحم so وني آه لكن عند اهل السنه والجماعه ام مبتدعه ضلال وني فان اهل السنه àní al'imma àwọn ni síwájú mujmi'una ala anna man rakiba bid'atan min al-bid'a ẹn tó bá ṣe bid'a kan nínú àwọn àdádálẹ̀ aliman tó ma amidan tó ma ma mu'anidan tó lagidi kana mubtadi'an dallan so wani wala ya'fihi min wasfihi wani wala ya'fihi min wasfihi bil wa wasmihi biha wọ́n ní kò sí ní à kò ní yáfi rẹ̀ kó níbi pé káwòrò yẹn pẹ̀lú bídá àti ká máa júwẹ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ ma wafaqa fihi ahla sunnati min hak ibi tó ti ibi tó ti agri pẹ̀lú àwọn súnnà the fact pé ó ń ṣe àwọn nǹkan táwọn súnnà ń ṣe but ó ìjó ń bídá kò wá ní jẹ́ ká ṣe kíni kò ní jẹ́ ká sọ pé ká filẹ̀ ká máa ròyìn rẹ̀ pẹ̀lú rẹ̀ eléyìí ìrìjá gan eléyìí gangan ìrìjá ni ìpé á ah, ẹwà láwọn ẹwà ní àwọn àwọn kìníkà wọn èso súnnà wọ́n sí súnnà wọ́n sí báyìí wọ́n fi nùgbọ́nlẹ̀ wọ́n gé síkòtò sàwọn fi nùgbọ́nlẹ̀ wọ́n gé síkòtò ara sọ ara kìí sí kìí ṣe pé ọlá pó wá fákọ̀ àwọn ahlùsúnnà tí a bá wá fákọ̀ àwọn ahlùsúnnà níbi nǹkan níbi nǹkan 99 àmọ́ nǹkan tó kọ̀ ma ń ṣe ni pé ó kà ma ń jáde láwọn olórí lórí ó wá fákọ̀ kò sí kankan mí tí ń ṣe gbogbo tí ń ṣe wátawátá orí súnnà lọ orí súnnà lọ àmọ́ nǹkan ma ń lálàá sí àwọn olórí ń sì ma ń jáde lé wọn lórí ń sì ma ń instigate àwọn èèyàn against àwọn olórí ṣé yóò jọ ń súnà kò lè jọ súnà tí yàn bá wá fọ́kàn àwọn ahìlù súnà níbi nǹkan 99 àmọ́ kan máa ń ṣépè láwọn sọ̀hábà náà ní kà máa ń wọn àwọn sọ̀hábà lépè ní kò lè jọ ń súnà náà oye so tó bá yẹ kó ṣe kíni tó bá yẹ kó mọ̀ ó mọ̀ mọ̀ ó sì ṣe kíni ó sì ń lagidi oye ó mọ̀ ó mọ̀ mọ̀ ó sì ń lagidi wọ́n ni wàlá ya'fihi min wasfihi bil bid'ah aw wasmihi biha ma wafaqa fihi ahla sunnati min haqqin falyu'lam hadha kálọ̀ mílẹ̀ yóò <coughs> ká má gba ìtànjẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ pé eh, qad yajtami'u fi rajulin wahid so bid'atun wa sunna nígbà ó lè kójọpọ̀ sára èèyàn kan bid'a sunna bẹ́ẹ̀ ni ó lè kójọpọ̀ sára rẹ̀ tó bá wá kójọpọ̀ sára rẹ̀ kí wá ní ìdájọ́ orí ó wà jẹ́ sunniyun bid'i so sí tí ó mọ̀ jẹ́ nù so sufi slash sunni ashayiro slash salafi sí nǹkan tí ó mọ̀ jẹ́ nì so ok Ibn Taymiyyah sọ́n tó tọ́ ní pé qad yajtami'u fi rajulin wahid ta'atun wa ma'siyah bid'atun wa sunnah ẹ̀ tó bá wá kójọpọ̀ lórí ọdá kí wá ní ìdájọ́ rẹ̀ kí wá ní ìdájọ́ rẹ̀ kí ní ìdájọ́ rẹ̀ ó jẹ́ ẹ̀yìn tí ìdájọ́ rẹ̀ ó jẹ́ ni pé a wo kí lẹ fẹ́ wò mizanu mizanu ọlọ́run ọba náà lá padà sí tí yíò bá padà sí mizanu ọlọ́run ọba yóò kàn máa ṣàṣìṣe náà ni mizanu ọlọ́run ọba annabi sallallahu alaihi wasallam mizanu àwọn sálàfù ni gbogbo mizanu tí yíò bá ń lò tó bá ti yàtọ̀ sí mizanu àwọn sálàfù tó wá ń rò pé rahma wà ń bẹ wallahi irọ́ ni rahmatun ala ghayri al-haqq ni irú rahma bẹ́ẹ̀ yóò sì padà di ìpè lọ́jọ́ ọgbẹ̀ndẹ̀ ni gbogbo àwọn tí wọ́n bá ń fi rahma bẹ́ẹ̀ bá wọn lò láyé yìí wọ́n padà sẹ́bi léyàn lọ́jọ́ ọgbẹ̀ndẹ̀ ni ìpé ha ìwọ àfá yìí ó sì mọ̀ pé ń tàn so wọ́n wà máa sépèlé lójọ́ gbìndì tó pé rahma yẹn ò sí lórí haq kò sí lórí òdodo wọ́n ni wa akhraja al-bukhari wa muslimun wọ́n náà bukhari gbáwa àti muslim ibi tàdé ni ana aisha ta radiyallahu anha látọ̀dọ̀ aisha anna rasulallahi sallallahu alaihi wasallam tala hadhihi al-aya ni pé annabi òjíṣẹ́ ọlọ́wọ́ bá ka aya yìí ni pé huwa alladhi anzala alayka al-kitab ọlọ́wọ́ bá ló sọ tírà kalẹ̀ fún ọ minhu ayatun muhkamat àwọn ayati muhkamat wọ́n bẹ̀ so àwọn ayati tó sì pé ìtumọ̀ rẹ̀ clear hunna ummul kitab àwọn gangani ummul kitab wa ukharu mutashabihat àwọn míì wọ́n bẹ̀ tó sì pé kíni ìtumọ̀ rẹ̀ lè má tètè yé ìtumọ̀ rẹ̀ lè má ṣe kíni ìtumọ̀ rẹ̀ lè má tètè yé so Allah bá wá sọ pé ọlọ́wọ́ bá sọ pé fa amma alladhina fi qulubihim zaygun fayattabi'una ma tashabaha minhu àwọn tó yẹ pé ìyẹ̀gẹ̀rẹ́ ń bẹ lọ́kàn wọn wọ́n mọ̀ tẹ̀lé àwọn èyí tó tashabaha àwọn èyí tí wọ́n lè sásá bẹ́ẹ̀ pé ìtumọ̀ rẹ̀ lè mọ́ tètè clear yẹn wọ́n mọ̀ sásá bẹ́ẹ̀ rẹ̀ yára wọ́n kàn mú àfá kan wá ní mo ni bàbá kútòbù no kẹsí pé ó kọ̀yàn ní mọ́ ń sọ pé kútòbù nínú àwọn maratibu darokati sufiyan so ní à kútòbù kan àbí gáúsù kan àbí gáúsù ọlọ́run ṣùgbọ́n sì sọ́nà yìí so ní pé gáúsù ọlọ́run pé ẹni báyìí báyìí báyìí ṣe pé 50 years 50 years ìwà tó fi kú ní òfin kírùn ma eléyìí ò tẹ́ ní ọ́dúrù kankan ara so 50 years nígbàtí ó fi kú ní òtí kírùn ma torí pé wọ́n tètè wọ́n tètè dépò gáúsù wọ́n wà lọ́mọdún bí wọ́n wà lọ́mọdún bí wọ́n fẹ́ wọ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ 30 years wọ́n fẹ́ gbérílé 30 years náà lọ́lọ́run lọ́lọ́run gbà wọn ní gáúsù rẹ̀ 50 years tí wọ́n èkíhùn na wọ́n ti dépò ala zikrullahi akbar ẹwọ́n pẹ̀ la ilaha illallah àwọn àyàtì tó wá ń sọ̀rọ̀ ń pa kílòkọ̀ rẹ̀ tó wá ń sọ̀rọ̀ ń pa sọ̀lá ńkọ́ tó ń sọ̀rọ̀ ń pa wujubu sọ̀lá inna as-salata kanat ala al-mu'minina kitaban mawquta so wa salli li rabbika wanhar so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn eléyìí ńkọ́ kí la fẹ́ sọ ń pa wọn so wọ́n ó yí jíkú omi gbogbo àwọn èyí tó wọ́n tó clear ah anábì ní aláàánú ah anábì ní aláàánú but ẹni tí ń mu tí tí ń mu tí ń ṣe zìnà ní gbangba yìí ní gbangba tí ń mu tí tí ń ṣe zìnà ní gbangba yìí sáànú ni kíyàn má sapa bí ó sì dáa fún bí ó sì fi kíní yẹlẹ̀ kíyàn má fọ́ra lórí sáànú ni ẹ̀ wọ́n wá gbà pé gbogbo àwọn nǹkan yòókù tánàbí sallallahu alaihi wasallam ní kásìn gbogbo ẹni tó bá ti fẹ́ fi síbì kan bá sí ma ń ṣe nìyàn àmẹ́ni tó bá fẹ́ dúró déédé yóò mọ̀ pé ìgbà báyìí ló lólé ìgbà báyìí lólé so wani thumma qala wani lẹ́yìn náà nabi sallallahu alaihi wasallam sọ pé idha ra'aytumul ladhina yattabi'una ma tashabaha min tẹ bá ti láwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé yìí tí ìtumọ̀ rẹ̀ yóò clear fa ulaika alladhina samma Allahu àwọn tọ́lọ́wọ́ bá ń dákọ̀ nìyẹn kẹ́yà jìnà sí wọn kẹ́ sọ́ra fún wọn tẹbá ti ti náwọn yìí tó sì pé ìtumọ̀ èrè tètè clear nínú Qur'an ó fẹ́ ma fi dànkẹ́rú ó fẹ́ fi ànù lọ́lẹ̀ ẹgbẹ́ ẹ máa wo nǹkan o tẹ bá wo báwọn sálàfù tún ṣe mú àyà yìí gan lò wọ́n mú lò lórí àwọn tán béèrè pé kí ní jẹ́ wà nazi'ati gharqa so àwọn tán béèrè pé wà nazi'ati gharqa torí pé àwọn béèrè míì wà tẹ́lù mí ń béèrè láti fi dànkarú ni so wọ́n ti ń gbọ́ inú béèrè rẹ̀ pé ah, ó fẹ́ máa dẹ̀sùn ìrúmọ̀ lọ́wọ́ ni

walbagawiyu fi sharhi sunna ọ̀rọ̀ ọ̀pọ̀ táwọn olùmọ́sọ nípa pé ṣé èyí tó pọ̀ jù nú Qur'an ló jẹ́ muhkam ni àbí èyí tó pọ̀ jù nú rẹ̀ ló jẹ́ mutashabih àbí ṣé muhkam ni àbí ṣé mutashabih ni so ọ̀rọ̀ pọ̀ gan àwọn olùmọ̀ míì sọ pé muhkam èyí tó pọ̀ jù ní pé gbogbo Qur'an muhkam so ọ̀rọ̀ pọ̀ táwọn olùmọ̀ sọ àwọn olùmọ̀ tafsir àtàwọn so but eléyìí sáyé tàti ma sàlàyé wọn ni wà akhraja muslimun fi muqaddimati sahihi wọn lẹ́nà muslimu gbá wọn nínú a muqaddima sahihi wal-Baghawi fi sharhi sunna wọn ni wa ghayruhuma àtàwọn tó yàtọ̀ sáà méjì an abi huraira ta radiyallahu anhu látọ̀dọ̀ abu huraira an nabi sallallahu alaihi wasallam qala nígbà nabi sọ pé sayakunu fi akhiri ummati unasun yóò padà wá nígbẹ̀yìn al'umma mi àwọn èèyàn kan wo yuhaddithunakum wọ́n ma bá yín sọ̀rọ̀ bima lam tasma'u antum wala aba'ukum pẹ̀lú tẹ́ gbọ́rí ẹ̀yin àtàwọn bàbá yín that is aslafukum aba'ukum bikini aslafukum oye àwọn tó ti síwájú yín so àwọn tó ti síwájú yín wọ́n ní fa iyyakum wa iyyahum so bí i ayà tí wọ́n sọ pé qalu eh, wa idha qila lahum قالوا ما أنزل الله قالوا ما وجدنا عليه آباءنا so ní pé aslafana so ní pé àwọn tó ti síwájú wa kódà ó lè má jẹ́ pé bàbá wọn directly but àwọn aslafu wọn wọ́n ní wala aba'ukum àwọn tó ti síwájú yín fa iyyakum wa iyyahum ẹ ṣọ́ra fún wọn gbogbo àwọn hadith ilé òjò òlà tó fẹ́ lò à ń lọ hadith husnul khuluqina so gbogbo aná là ń lọ hadithi husnul khuluq àtàwọn tó ń sọ pé àwọn kan aláṣẹ jù àtàwọn tó ń sọ pé kìníkà gbogbo alá ń lọ hadithi husnul khuluq àyàfi tó bá sọ pé àwọn tó ń pè tán tẹ́ ń parọmọ pálàṣẹ jù ní wọ́n ní rọ wọn ò lọ hadithi husnul khuluq lókù so wọn ò lọ hadithi sabru lókù wọn ò lọ hadithi kí ẹ ma ṣe dáadáa sí alábàgbé lókù wọn ò lọ hadithi pàgbàlagbà lé lókù àyàfi tó bá sọ pé wọn ò lọ hadithi yẹn tàbá gbà pé gbogbo ara lọ́n lò papọ̀ òjò òlẹ̀yìn fẹ́ lọ hadithi sayekunu fi ákìrì ummati hadithi kíyàn ṣe dáadáa sóbi wọ́n lò tẹbá bèèrè wọn lọ́dọ̀ àwọn òbí wọn in tó fi ṣe pé àwọn ọ̀rọ̀ mi tí wọ́n mọ̀ pánpá àwọn súnnà tán wà lórí òdodo òbí mi ò lè gbàgbọ́ kò lè gbàgbọ́ láyé láyé ìrọ́sìn máa ń báyàn jẹ́ ni ọ̀ so wọ́n ni sayakunu fi akhiri ummati unasun yuhaddithunakum ma lam tasma'u antum wala aba'ukum fa iyyakum wa iyyahum ẹ ṣọ́ra fún wa wọ́n ni wa akhraja ahmad wa muslimun min hadithi abdullah ibn amr ibn al-as wọ́n ni imam ahmad gba wa ti muslim nínú hadithi abdullah ibn amr ibn al-as radiyallahu anhuma عن النبي صلى الله عليه وسلم قال لا ترى النبي وصفه innahu lam yakun nabiyyun qabli annabi kan wá síwájú mi illa kana haqqan alayhi àyàfi kó jẹ́ ọ̀ràn yẹn lé lórí an yadulla ummatahu ala khairin ya'lam ma ala khairi ma ya'lamuhu lahum ní pé àyàfi kó jẹ́ ẹ̀tọ́ lé lórí pé kó tọ́ al umma rẹ̀ sí dáadáa tó mọ̀ fún wọn wa yunzirahum sharra ma ya'lamuhu lahum kó sì kìlọ̀ fún wọn ní aburú tó mọ̀ fún wọn tọ ọjọ́ olè yóò kìlọ̀ fáwọn èèyàn nínú aburú tẹ́ mọ̀pá burú ni fún wa dákùn sẹ́ni tí ń lọ sí sàlátù só ni ó sọ fáwọn èèyàn pá sàlátù ò dá ẹni tí ń lọ sí maulidi ni ó sọ fún wọn pé maulidi ò dá ẹbó olè ṣe wá ní rí àwọn tí wọ́n ń sọ páwọn nǹkan yìí kò dá kò dá náà níṣẹ́ tí nǹkan ò bá ti wà lọ́nà súnnà tí ò bá ti bá súnnà mú kò dá kò sókọ̀ mí fún kò dá náà ni ẹn eh, bọ̀ tọ́lọ́wọ́ bá náà rántí ń bẹ̀ tá bá rántí ọlọ́wọ́ bá nínú níbi tá ti ń bọ̀ òsà tí wọ́n sáàlọ̀ ọlọ́wọ́ bá náà rántí ń bẹ̀ náà ṣe a kà máa ṣe nǹkan ṣe ọlọ́wọ́ bó ní mìzánì fún nǹkan ni sọ́lọ́wọ́ bó ní ètò fún nǹkan ni gbogbo èèyàn náà ló kàn máa ní àmání lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹwọ́n tó fọ́nìjì ni pé àwọn tí wọ́n ń ṣe ọlọ́wọ́ wọ́n ti wọnú gùlú inú rọjá sí ẹlòmí ti ń ṣe lọ́wọ́ sí wọ́n ni ń ṣe ni a ní o fi mí lẹ́ fi mí lẹ́ sí wọ́n ni ń ṣe ni sí ẹmọ̀dí tó fi sọ bẹ́ ó tún mọ̀ pé à kò ó ṣe kò sí òun yìí là lọ́dọ̀ ọlọ́run náà ó ṣe kò sí rọjá ẹ but tí a bá ń wò pé eh, ọlọ́run yìí máa se kílùkọ rẹ̀ kìí máa ṣe kílùkọ kìí máa ṣe ẹni tẹ́nìkọ́ kan mú kọ̀rọ̀ máa ṣe tí ó máa ṣe tó bá wù ta'ala Allahu an dhalik ọlọ́run ọba ọba ayé ọba tó dá gbogbo wa nífà ẹrú ọlọ́run ọba mà ló jẹ́fà tó ipé tọ́lọ́run ọba bá sọ sí ná kò sí tó fẹ́ sí tọ́lọ́run ọba bá wò pé òun fẹ́ fìyà rẹ̀ jẹ́ kò sí tó fẹ́ sí ẹrú ọlọ́run ọba ni ọ tẹ́rú bá ń ronú lábala yóò mọ̀ pé eh tó bá tún wọ́n ronú lábala pé ah pé ọlọ́run ọba ti lérí pé àníṣẹ́ òun ó fi jahannama kún ọmọ èèyàn àtàlìjẹ̀nú ni ratio àwọn tí ó wà àlìjẹ́nà sáwọn èèyàn tí ó wọná àwọn tí ó wọná 999 ratio wọ́n èèyàn tí ó wà àlìjẹ́nà ni sí àwọn kìtìyàn máa ronú báyìí yóò mọ̀ rò pé ah, àwọn sí ọwọ́ tóun tóun náà bá wò dáadáa tóun bá wò dáadáa àmọ́ ara gbogbo èèyàn náà ní rò pé so وقالوا نحن أبناء الله وأحباء so وقالوا لن لن تمسنا النار إلا أياما معدودة so ìpé àyínà òní kan wá àyàfi àwọn ọjọ́ díẹ̀ náà ni yóò ní ó fi kan so àwọn àmáni àwọn àmáni àwọn àmáni àwọn ìyàwọn kátàrà kan lọ́dọ̀ Ọlọ́run wọ́n ni wàyùndírùhùn ṣarò máa yà alámuhù láhùn ọjọ́ òlà àwọn èèyàn ó kìlọ̀ fáwọn èèyàn aburú tó wà lọ́dọ̀ wọn ah ta ni o máa sọ fáwọn èèyàn pa ṣe èèyàn máa gbọ́ ẹ̀kí máa ń gbọ́ táwọn àmàyà máa ń sọ ń pa kíyàn so mọ̀lẹ́bí ẹ̀kí ń gbọ́ kíyàn abẹ́ máa rí táwọn náà so mọ̀lẹ́bí ẹ̀kí gbọ́ ká máa sọ pé kíyàn ṣe dáadáa pẹ̀lú àwọn òbí yàn kíyàn ṣe dáadáa sáwọn alábàágbé kíyàn ṣe dáadáa sáwùjọ adúrú dáadáa táwọn àmàyà ń gbìyànjú ọlọ́run ọba ló ní kàmáàlì lọ́rọ̀ tí wọ́n gbìyànjú láti ṣe so sáwùjọ sáwọn orísìírísìí ayé ayé dáwà orísìírísìí so ìwọ tí wọ́n náà rọ̀pọ̀ ń ṣe dáwà súnnà kan bí kan tí wọ́n náà rọ̀pọ̀ ń ṣe àwọn kan yìí ok ẹjọ́ ń ṣàárọ̀ kan bí àwọn kan yìí ni ok ọjọ́ ni wọ́n fẹ́ kìlọ̀ fáwọn èèyàn ilé ọjọ́ ló fẹ́ sọ fáwọn èèyàn pé mọ́wúlúdí ò dá ọjọ́ ló fẹ́ sọ bóò ló ti fẹ́ sọ ọjọ́ ló fẹ́ sọ fáwọn èèyàn pé ilé kí ó tí wọ́n ń lọ ilé kí ó tán ti ń kọ́ wọn lẹ́bọ ni tó ipé wọ̀gán náà ń pè kọ wá sí lẹ́kítọ̀ nínú hafla kìníhùn ẹwọ̀n kẹ gbogbo èèyàn náà nísìn wò pé àhà ó wà lè burú títí káànú ọlọ́wọ̀n mọ́ léhùn bá wọ́n ni fàlá gọ́rọ̀ ọba ṣẹ́kọ̀ bẹ́ẹ̀ ní kèé sáàjù jì nígbà yẹn àyẹ̀mbárí àìmọ̀tún mithlu raziyayn ní pé kírú àwọn àìmà àwọn ẹni síwájú àwọn arroziyain alimamu abu hatim abu zura káà méjì kí wọ́n ṣe kí wọ́n dáyàkọ́ àbí kí wọ́n jáde sí wa ahmad àbírò àwọn imam ahmad wa shafi'i alimamu shafi'i wa malik àti malik kí wọ́n jáde sí wa ghairihim àtàwọn amina min a'immatil ilmi nínú àwọn ẹni síwájú nínú ma wal iman àti nínú gbàgbọ́ wa din àti nínú ẹ̀sìn wọ́n ni dhabban àni súnnà kan jáde láti dáàbòbò súnnà kìí ṣàjòjì kìí ṣàjòjì òjò wo lẹ fẹ́ lo àwọn àsáàrò àwọn sálàfù pèsè tó ń bídà abákú inú wọn máa ń dùn ní ẹ wọ́n kàn gbá gbogbo àwọn àwọn tòrọ́fà àwọn sálàfù wọ́n kàn gbá wọn sẹ́gbẹ́ kan pé àwọn eléyìí ànílò wọn mọ́ ẹni tó bá tún wá ń lò wọn òun ló tún dá lásìjù rahma lórí lórí tí èsè lórí haqq lélẹ̀ kódà bóbi gan bá ní tó bá ní rahma lórí ọmọ pẹ̀lú ọmọ rẹ̀ tí ó sí lórí haqq ọmọ yóò padà sípè fún ni abẹ́ẹ̀kọ́ ni ọmọ ń fi láìfì rẹ̀ sófò ìfàkókò rẹ̀ sófò kò sí lọ́sìsẹ́ kọ kò sí lọ́sìsẹ́ sí òbí wá ní òun ní rahma fún ni gbogbo ayé gan ni ó padà bú pé ìyá rẹ̀ ló báyé rẹ̀ jẹ́ àbí bàbá rẹ̀ ló báyé rẹ̀ jẹ́ àbí àwọn òbí rẹ̀ ló báyé rẹ̀ jẹ́ rahma lórí lórí kò sí lórí haq ní ẹ̀nà rahma yóò sí lórí haq so ṣe èyàn kan wá túlẹ̀ kò ní sí mizan fún kan ẹwà pé gbogbo èyàn ló ń bídá aláàkọ́ náà ṣe ń tọ́lọ́wọ́ bá sọ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn ló wà lórí súnnà ni ẹlẹ́ẹ̀kejì kí sí pé kán pé gbogbo èèyàn ló ń bídá wọn ò pé gbogbo èèyàn ló ń bídá ẹ̀ tó bá pè ló ń bídá so ó true fún tòótọ́ kí ni sẹ́kù bèèrè sọ gbé kí ni ma ọ̀rọ̀ kí gbà bídá àtán minal bídá yí aliman amidan so ọ̀rọ̀ pé o lè yí ìwọ ọ̀gàngàgàngà níbi kó o lè yí àwọn o lè yí báwọn èèyàn ó ṣe rí lọ́dọ̀ Ọlọ́run bá padà ní Ọlọ́run bá sì gbé mizan kalẹ̀ náà rahma wo ló fẹ́ ní tó ju Ọlọ́run bá tó gbé mizan yẹn kalẹ̀ lọ ábẹ̀lẹ̀ ta sí àwọn ẹni yóò ta ní sọ pé protected sẹ́ ṣe bí n tí sẹ́kù bẹ́ẹ̀ ní náà sọ nìyẹn wọ́n ní falá àyẹ̀mbárí àìmọ̀tún nípa àwọn ẹni síwájú kí wọ́n jáde sí irú àwọn kíni irú àwọn mithlu Raziyayn Abu Hatim Abu Zur'a wa Ahmad wa Shafi'i wa Malik gbogbo àwọn àfáà yìí láwọn ọ̀rọ̀ ẹ ma bọ́ ẹ ma wà wíyan àwọn àfáà yìí gbogbo wọn láwọn ọ̀rọ̀ pé ẹ kí ẹ láàánú sáwọn èèyàn kí ẹ jẹ́ni tí ó láàánú kí ẹ ma dáadáa sáwọn èèyàn ọmúmù ni ẹ bí àwọn àfáà yìí náà tún láwọn ọ̀rọ̀ kò súúsọ́ nípa àwọn mídà àwọn èèyàn wà lọ mú gbogbo àwọn ọ̀rùn múmù yẹn òun náà lámà wá fi lò pẹ̀lú àwọn bídá àwọn tán pèpè sí àwọn tí wọ́n ń da ẹ̀sìn ọlọ́run barú so wọ́n ní kìí sàjòjì kíró àwọn wa ghayrihim àtàwọn mìíràn <clears throat> min a'immatil ilmi wal imani wad din nínú àwọn ẹni síwájú númà àtẹ̀sìn àti gbàgbọ́ defend sunna kashifina hala man khalafa sunna kọ́n ma sísọ kama túnà sí rí àwọn tí wọ́n ṣe kíni àwọn tán yapa sunna wa raqibal bid'ah tí wọ́n sì ṣe kíni tán sì ń ṣe bid'ah wa da'a ilayha wọ́n sì ń pèpè sí wọ́n ni wa dhalikum wọ́n ni ìyẹn ma ń ṣẹlẹ̀ ìdí tá fi ń ṣe báyìí kìí ó kẹ́ dàbí ẹni tó rò pé kóhun fọmọ òun lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó bá ń ṣe ọmọ rẹ̀ ń jalè ó ń filẹ̀ pé ah, ah mo ti nífẹ̀ẹ́ ọmọ mi púpọ̀ jù ìfẹ́ tí mo ní sí òun bí mo ṣe di ti wọn pé ah ó le fún mi mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ṣe wọn pé irú ẹni bẹ́ẹ̀ kí é sí pé ń yí ọmọ rẹ̀ jẹ́ nìkan o sí àwọn òun náà tún dáwùjọrú ní tó sí pàwọn tó wà láwùjọ òní ma wò wọ́n kó dáwùjọrú nìyẹn àwọn tí wọ́n bàbàrà ẹ̀sìn náà wọ́n òní ma wọ́ kó dẹ̀sìn Ọlọ́run bá rú gbogbo kọ tó bá sọ wọn òní ma wọ́ kó dẹ̀sìn Ọlọ́run bá rú wọ́n ni awwalan tahsinu hadhihi al-umma ìdí tá fi ma ń ṣe tahsinu kí wọ́n protect kí protect kí wọ́n hadhihi al-umma kan dáàbòbò al-umma yìí min sharri ulaika al-mubtadi'ati ad-dullal níbi ní aburú àwọn aládádálẹ̀ àwọn ẹni anu yẹn wọ́n ni wà thaniyan wọ́n lẹ́lẹ́kẹ́jì hatta yujtanab kan bá fi lè jìnà sí hadha ad-dallu al-mudil so ẹni anu tí ń sọ́yànú yìí so káwọn yẹn bá fi lè jìnà sí wọ́n yabqa mambudhan yóò wà dẹni tó ni ẹni tó mahsuran ala nafsihi yóò ṣe kí ni yóò dáwà wa bi hadha wọ́n ní pẹ̀lú eléyò tusọ́nù al'ummatu wọ́n fi dáàbò bọ́ al'umma min gha'ilati al-bid'a níbi kí bídá gbalẹ̀ wal muhdathati fi ad-din àtàwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹwùn kẹ́ òun lẹ̀sìn ọlọ́wọ́ bó fi máa bẹ tí ó máa pure àmá àwọn tán burú jù àwọn tán burú jù tán da ẹ̀sìn ọlọ́wọ́ bá jù láyé lónìí àwọn tán pàpè mọ́ra súnnà tí wọ́n ń wú ẹ̀sìn ọlọ́wọ́ bá nínú ni tán wú ẹ̀sìn Ọlọ́run bá nínú ni wani zakara huna sheikh ibn abi hatim an abihi in tí yíò ti ẹmọ wò ní pé ẹsẹ wọn wallahi kìní kan wà tí sheikh yahya nahari tí wọ́n rí pìtì fún wa gan tó yẹ pé ah o ma ń stroke ńlá kanyaba kanyaba yìí ni wọ́n sọ nínú ọ̀rọ̀ fiqh náà bọ̀ kò síbi tí yíò lè lọ sí wọ́n ni in táwọn in tí nínú àwọn masáyìl fiqh táwọn masáyìlì fiqh bá wáyé bóyá nínú àwọn rahma àwọn olùmọ̀ bóyá nìkọ́ṣì wá wáyé níbi àwọn masáyìlì yẹn gbà of course gẹ́gẹ́ pé yàn àbí bóyá bí ard ẹ̀ríkà pẹ̀ ní ard pé ẹ̀rí wo lórí tó fi ń ṣeré nínú àwọn ẹ̀kọ́ tí téèyàn tún lára ṣẹ́kì ní ṣe kó kọ́kọ́ bí ọ́ ẹ̀rí wo lórí tó fi ń ṣe nǹkan yìí kódà in tó clear pé kí ní ìgẹ́lẹ̀ jẹ́ ọ̀rọ̀ bí ṣẹ́kọ̀ọ́ kọ́kọ́ bí ọ́ ni ẹ wo ẹ wo ìrẹ̀lẹ̀ pé bóyá wọn náà lẹ́rìí tó fi ń ṣe nǹkan yẹn táwọn ọmọ sàpé nínú ọ̀nà tó dájú tẹ́yàn fi ń correct yẹn ni bí ah, àfá mo rí tẹ́yìn bóyá sí ẹ̀rí kan wà tẹ́ fi ṣe nǹkan tẹ́yìn sí lẹ́ẹ̀kan so ṣe kọwa mọ́ sọ kíríkẹ̀ wọ́n ní gbogbo nǹkan tó bá ń ṣe at least kó lè kó lè fi present kó present ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ọba ẹ̀rí tí mo fi ń ṣe nǹkan tí mo ń ṣe ni ẹ̀rí tí mo fi ń sin nǹkan tí mo ń sin ẹ̀rí wo ló fẹ́ mú wá lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tí ń sàṣàlátù tí ń ṣe máúlúdì tó fi sọ pé ń súnnà ní lọ́dọ̀ ọlọ́run ọba yálà ó sọ́ra rẹ̀ di ó sọ́ra ó gbóra rẹ̀ sípò kó máa pín ìkẹ́ ọlọ́run fáwọn èèyàn ó sọ́ra ó gbéra rẹ̀ sípò kó máa pín ìkẹ́ ọlọ́run sáwọn èèyàn ẹni tó ẹ máa gbọ́ tẹ́sí ọlọ́run bá wá defended ẹ máa wọn kan o ẹ wo maslaha wo ló dáa jùlọ méjì tẹ́sí ọlọ́run bá wà defended ẹ̀sìn ọlọ́run bá wà protected kò sí tó sẹ́sì ọlọ́run bá amẹ́ni yìí bóyá èèyàn dáadáa ní tòótọ́ oye bóyá èèyàn dáadáa ní tòótọ́ bọ̀ nígbà tó wà láyé àwọn gbógun tí wọ́n ṣe gbogbo ẹ̀ fún tó fi lọ bọ́lọ̀n defended wà protected àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn wà lórí ẹ̀sìn ọlọ́run bá wọ́n yìí wà lórí ẹ̀sìn ọlọ́run bá tó ẹ̀dàkùn èwo ló dájú pé òkè ẹ̀sìn ọlọ́run bá ráre oye lẹ́yìn ìgbà tẹ́ni yìí kú tán àwọn èèyàn wà lórí ẹ̀sìn ọlọ́run bá tó ráre ṣé kẹ́ káwọn èèyàn láyé ló dájú ní àbí kọ́lọ̀wọ̀n bá lọ kẹ́ wọn lọ́dọ̀ ara rẹ̀ ṣé káwọn èèyàn rí kẹ́ lọ́dọ̀ tí ló dájú ní àbí kán rí kẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba ṣé kán rí àánú tí ló dájú ní àbí kán rí àánú Ọlọ́run Ọba ẹ̀hùn kẹ́ wọ́n ni zakara huna ibn abi hatim abihi نكتفي بهذا القدر إن شاء الله والله أعلم